Ẹ̀lẹ́ máa ṣàdúrà fáwọn ìpọ́jọ́ àwọn ìpọ́jọ́ بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم حفيظ عليكم عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فنور الله وتحدي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إليا في قريش إليا في كل الكتاب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 أستغفر الله وهو والحمد لله ولا حمد لله ولا إله إلا الله ولا إله إلا الله الله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

اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المتفعي الشفيع المتفعي خير الإله خير الإله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وعلى وصحبهم وعلى وصحبهم

lásìkò kan sí sí sí gbólóhùn kọ̀ọ̀kan Ọ̀tọ́lọ́run sọ fún Nabi Adam, alayhi salatu wa salam, ìwọ̀tọ́lápà Adam ni ọ̀rọ̀ fi kẹlìmọ̀tì. Nabi Adam bá wọn gbólóhùn kan pàdé. Àwọn gbólóhùn tó wíwọ̀n yìí, gbogbo ẹ̀ ó jíjí ọ̀rọ̀ ni, wọ́n á pè ní gbólóhùn. Gbólóhùn àkọ́kọ́ wọ́n ní kí ọlọ́run pé á ọlọ́run ọmọ tí ó tó ṣe bí báyìí báyìí èyí tẹ́ pé ń gbàta wáńjú ní àṣírí mọ́gbáráṣí lè sí ipò àṣìṣọ́njọ́nà pé china rípàtí ilẹ̀ ògbò ìgbọ́n lè ní àti rẹ̀ ń bò lọ díẹ̀ díẹ̀ bí i bá jòkó ń bẹ̀ òtútù ní múyàn òtútù tí ó mú wa ní òtútù wa tẹ́gùn tàbá sí ilẹ̀ torí kó ti nílẹ̀kùn ó sì ti gbé wíńdò níjò ní ipò rí bẹ́ẹ̀ ẹnu tó kún bẹ́ẹ̀ tí gbogbo ọpa rí tá kákàtíkè fún alétìró fún kásì gbogbo ọ̀pá tí tún jẹ́ tí gbogbo ọmọ afárá tuntun nílẹ̀ rẹ̀ látàṣẹ̀ ọlọ́run tó ti gbọ́ kò ti rí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọ̀nyí tí wọ́n náwó wọ̀nyí ọlọ́run ò jẹ́ wọ́n máa kó dà sínú bùkátà sí wọn ó sì jẹ́ pé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbò míì bàbá dáwà àti nìjọ àwọn ẹrú ọlọ́run àjùkú omi àwọn dáwọ ọlọ́run jọ àwọn ẹrú ọlọ́run àjùkú omi bàbá tó kí ló dé wọn ní ṣe bọ́lọ́run fún ojú lọ́dọ̀ ọlọ́run ó sì ti débẹ̀ lóòótọ́ nǹkan kan ní wọ́n ṣe ní wọn ò mọ̀ ṣe gbọ́ àwọn anẹ́sọ́wájú wá ń bí yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá yìí okùn náà mọ́ ń díbẹ̀ alhamdulillah alhamdulillah nígbé tẹ́tọ́rọ ọ̀rọ̀ yìí ẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ti lágbára mọ́ àáwà kí ọlọ́run nígbò bá ti mọ́ kí wọ́n ti àti fún ààyè yí pàápàá tó sórí rí tọ́tàgbákò rí mọ́ta ayọ́ ní jíjì ní àá ọlọ́mọ̀mọ̀ tí ó ó ti gba ìsìláàmù láì ní ìbáyìí òru ọ́dàbí ọ̀sán yìí rẹ̀ pórúkọ ọlọ́run náà fi ń pè àwọn èèyàn tá àjòkó ti ọmọ ìyá wá ní ìsìláàmù ni wọ́n èdè pàápàá túláàsì àjòkó túláàsì pé mọ́ta àwọn búrẹ́ ní bá jòkó ẹ̀já jòkó tí àwọn ẹ̀mí funfun àwọn inú mẹ́lẹ̀ ìdí nílá ní ọ̀rọ̀ ọlọ́run tí ṣe Kùránù kẹlẹ́mùlá àwọn inú àtẹ̀lé annabiwa òjíṣẹ́ ọlọ́run annabiwa Muhammad àwọn àti àzíkìrí mẹ́ta péré àti àkọ́kọ́ ncb5 àti ẹlẹ́kejì àdàpọ̀ annabi àwọn àtọ́tàlá tuntun láti la ilaha illallah ọjọ́ mẹ́rin mẹ́rẹ̀rin ni àátùn fún yí ní síjà ní ìta tó fi ń ṣe èdè jẹ́ sí pé ọlọ́run máa mú wá náà ni a tún lò ó tàbí kí ọlọ́run tàbí kí tàbí dúpẹ́ fún tàbí bẹ̀ẹ́ tàbí sìn tàbí wú lérí tó tún lè ṣe àlékún fún wa jù báyìí lọ gbogbo ẹ̀yí tẹ́ wá náwó sí bí ìtòbí dàbáyìí bẹ̀lá torí ní sọ́nà wa tuntun wọ́n wọ́n kí wọ́n ààrá ìwá náà wẹ̀ nígbàtá afá àti ìwá àti ìrá ìwá nígbàtí ń wọlé bọ̀ ní tuntun afá wa ní fọ́lọ̀mùsọ́ lọ fáàgbà ń lọ náà lọ́wá tọ́ á ti àmẹ́ ọjọ́ tẹ́ ẹ̀dá ẹbá wa wá síbò ní lórí ọ̀nà náà pọ̀ púpọ̀ mo sì sọ fún àwọn aláìtí gbà wọn wá pé èmi náà àwọn náà ń dọ́gbọ́n sí à ń yẹra torí ti mẹ́ta ìdí àkọ́kọ́ ni pé àwọn kan ló fi àwọn náà síwájú lọ ẹ̀yàn ti níwọ́ bíà tó bá pààrà yóò pòórá ni ẹ̀yàn ti dàmú púpọ̀ òun gọ́gọ́ wà rẹ̀ ìyàwó ìyàwó àwà àti ìgbọ́n bí ẹ bá fàyí lẹ̀ ẹlòmíì òun náà pẹ́ yóò sì lálàáfíà bẹ́ẹ̀ kábọ́sí káṣẹ tafsir lórí àga wọn ọ̀rẹ́ẹ̀kọ́ túbà tí wọ́n ti mọ̀ ní pé jọ́kanjọ́kan ó jọ́kan tí yàn fàyílẹ̀ bàtà bá sì fàyílẹ̀ fẹ́ tí ń bọ̀ bó wọ́n ti sí látara báyìí mo sọ fún wọn dẹ́tán wá ní àwẹ̀ bẹ́ẹ̀ àtàwọn nẹ́sùpáàkì tèkó ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ èyàn máa èèyàn bá pẹ́ǹtà kò ní mọ̀nà lé mọ́ bá pẹ́ǹtà púpọ̀ èèyàn mọ́ ẹni tó bá jẹ́ gbogbo ẹgbà ọ̀dọ̀ ọlọ́run sí nílé lẹ́lá ìmọ̀jí okun jẹmi à tí a bá ti ń dàgbà sí ní kọ́ mọ́ dágbìrì fáyé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ́rẹ̀ rẹ̀ bá pé ọgọ́rùn-ún lóòrè ọgbọ́dọ̀ lọ́rẹ̀ pọ́pọ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ ní kéré ìgbọ́n tó bá ti ń dàgbà sí àwọn ọ̀rẹ́ mú gbọ́dọ̀ máa dínkù bí wọn já fúnra wọn ìwọ́n náà mọ̀ já wọn ẹni tó yẹ ká pátọ̀ rẹ jù tí ò ní disappoint wa náà ní Allah èèyàn ma wá wọlé àtíwà nínú ọ̀sẹ̀ kan tó ọ̀bá ráyì rárá ìmújọ kan ní bá ṣiṣẹ́ ìjọba títí tí mo bá yàwó mẹ́sẹ̀ fàájì títí tí mo bọ́ mọ́ mẹ́sẹ̀ fàájì ọjọ́ kan mo fi ilẹ̀ fọ́lọ́run Bọ́ọ̀ bá tí ọjọ́ kan mú nínú ọjọ́ kan wákàtí mélòó ló mẹ́bẹ̀ mẹ́rìnlélógún, 24 hours lọ́wà mẹ́. Èyàn wà sáhun títí, wọ́n wà fún ọlọ́run níbi wákàtí mẹ́ta nínú 24, tókù 21. Alẹ́ ló fi sí ni o, ọ̀sán ni o, èyí jáde, ìsinmi fẹ́dì tọ́sọ̀ kankan. Yọ́ ma wá pọ̀ títí títí tàgbà ó wà á débọ̀, ń jọ́ tàgbà bá wá á débọ̀ ọkọ̀ wá débọ̀ ológìkì wọn ṣùgbọ́n ní ó ti jáde jáde bá pọ̀ tó tètè fi kọ́ra pé àpadà wálé ni àti wọlé padà ó nira ẹni tí ìran rúwọ bá mọ́lá lọ́mọ kékeré tí ọba bílẹ̀ ìran níwò ẹni tí jó bá mọ́lá láti kékeré tí ọba fi jólẹ̀ ijó ní òjòkú ẹni bá sọ̀dọ́ lórí ìwà kan tí ọba bílẹ̀ yóò rí síbẹ̀ ọmọ ìṣàbà aláṣẹ́yìn máa ta alẹ́ ẹni bá ti ewu lórí nǹkan tí ó kìí tí ó kú sínú ọmọ máa ta aláṣẹ́yìn ẹni bá kú sórí kọndíṣàn kan bó ìsá alẹ́ orí ẹ̀rin ó gbèrè délé ọkẹ̀ àmà ẹkẹjọ ní bá máa jó láyé ọlágbọ́tí màláìka kún ní ẹdídé ló ti gbọ́n tó ní kàn ó sí bá alẹ́ orí ẹni ó sì kéèsì ẹ̀lé lórí yọ́ kìyàmà ọmọ ó sì bá aláṣẹ́ yìí ẹni tí wọ́n bá fún ṣe ìsáàbì ẹ̀ lórí kankan jùzíyà alẹ́ orí ẹ̀nà wa ìyọmọ Islam bá ń bá ti ń dàgbà sí bẹ́ẹ̀ ní ká máa padà sọ́dọ̀ Ọlọ́run díẹ̀ díẹ̀ níbi ìsọ níbi ìṣe níbi ìwà níbi gbogbo nǹkan ẹ jẹ́ ká tún padà sọ́dọ̀ ọlọ́run nísìn lórí ọpẹ́ pé bí ìdá lórí ọpẹ́ pé ẹ̀yin àtèmi náà lọ́lọ́run fún ṣe lórí ọpẹ́ pé bàbá dúgbẹ́ yìí wọn lọ́wọ́ tún ṣe àlékún bá ní wá túnlé ọlọ́run sí ọlọ́mọ́sà túnlé ẹnìkọ̀ọ̀kan wá ṣe ẹ̀ sàmí dáadáa bá ní yọrí lé ọlọ́run lọ àtàwọ́lé ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọ́sà bá wà yọrí ẹ̀ ẹ̀ tẹ́ ámìnà dáadáa bá ṣe dùn ọlọ́run nínú ta tó lé ọlọ́run nínú kọ́dà ọ̀tọ̀ ọlọ́run tó bá kọjá bí ń tọ́ka àwọn wèrè yìí àgbàjá kọmọ́sílásì náà yóò bínú igbe àwọn kìíní wèrè yìí yóò fi bínú wí ìndósì wíhun àdúà ní fáwàtà ṣe ọlọ́mọ́sàbà tí wọ́n ẹnìkọ̀kan wá nínú ilé الله أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله الله قوي دادا الله قوي دادا قوي دادا أذهب الله الله أذهب الله الله الله أذهب الله الله أستغفر الله الله أستغفر الله الله أطيب الله الله أطيب الله الله أطيب الله الله أطيب الله الله الله الله أطيب الله أطيب الله الله الله الله أطيب الله الله الله الله أطيب الله الله الله الله أصيب الله الله أصيب الله أصيب الله الله أصيب الله الله أصيب الله الله أصيب الله الله أصيب الله الله أصيب الله الله Àtọ́ nínú ẹ̀sẹ̀ wà ní ọmọ ọmọlá aléìnà. Ẹ̀sẹ̀ fi fúnra wà tí ẹ̀sẹ̀ léwà lẹ́gbẹ̀rẹ̀. Bàbá láti wà fẹ́sìnà iná sí iná àwọn àpáà. Ọlọ́mọ́gbàwà mú pẹ̀lú ẹ̀sẹ̀ wà láti Ọlọ́run foríjì wá ṣàforíjì fún wa oríjì wa ọlọ́run wa kẹ́ wa o ọlọ́run ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run dá wa lóhùn ìwọ lọ gá wa lólùgbọ̀rọ̀ tó wà bàbá sí lọ́wọ́ àwọn ọ̀tá wa má jẹ́ wọ́n rí wa mú Allahumma bi zikri nabiyyika wa habibika sallallahu alaihi wa sallam ọlọ́run ọlá ìyà nẹ́bì àtẹ́lẹ̀ ànẹ́bì dáa tó bọ́ sínú oṣù rẹ̀ báyìí arhamna Ọlọ́run kẹwà ọ̀rọ̀ ọ̀rẹ́ nìkọ̀ọ́kọ́ wa lẹ́kún. Àmàrà tó lọ́lá.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 يسر جميع ما تعثر علينا من امر ديننا ودنيانا وكنت اللي بين قطوان نور بس اي والله دي ودي نور وكنت كده من حولنا وقوتنا alágbára ká létè ká àṣọ́kọ́ alágbára wà wọ́n lè tí ta ní jìnà ilé ìkà mutawassilina rasuulika muhammadin sallallahu alaihi wasallam àwọn adébẹ̀ wọ́n lọ́run lóòrò ní sáàmù ya kàṣù ànẹ́bì àfi ń bẹ̀ wọ́n lọ́run kádù àwọn olè gbà allahumma aqdi hawaijana ọlọ́run bí abùkátẹ̀ nìkọ̀ọ̀kan wá بحق عليه صلاة الله عليه سلام الله Àrí ìṣọ́lá tó láàá lè ìsálámọ́ láàá. Látùlà kọ́kọ́, sàlátùlà kọ́kọ́ sàlámù lẹ́gẹ̀ẹ́jì. Àrí ìṣọ́lá tó láàá lè ìsálámù láàá. Àrí láàá. عليه صلاة الله عليه سلام الله عليه صلاة الله عليه سلام الله Ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ bá ọlọ́wọ́ bá rẹ sọ̀rọ̀. Yóò jẹ́ kí ayé rẹ àtọ̀run rẹ ó dáa. Ìbéèrè tó béèrè ni tí ó jẹ́ ayé rẹ àtọ̀run rẹ ó dáa o. Bá ọlọ́wọ́ bá rẹ sọ̀rọ̀. Béèrè ń tọ́ fẹ́ lọ́dọ̀ ọlọ́run rẹ. Ṣé ìsìláàmù rẹ ò sí ní bàjẹ́? Bí ìsìláàmù rẹ ò sí ní bàjẹ́. Bá ọlọ́wọ́ bá rẹ sọ̀rọ̀. Bá ọlọ́wọ́ bá rẹ sọ̀rọ̀ lóru yìí. Ṣé ní àtọ̀lá rẹ ò sí ní bàjẹ́? Bó ní àtọ̀lá rẹ ò sí ní bàjẹ́. Èní ni ìwọ. Òní ni ìwọ. Ọlá ni àwọn ọmọ rẹ. Ọlá làwọn ọmọ rẹ tó bí kan. Ọkùnrin ààrẹ ní ọlọ́run bí àlùkìyàmọ̀ pẹ̀lú ọba tọ́ta wa. Ọ̀tún láàrin níjọ́ tá ń pàdé níwájú ọlọ́run kọ́ ọkọ́ ọlọ́run pẹ̀lú ọ̀run. Tọrọ ayé tọrọ ayé kámọ́ tọrọ ọ̀run, ayé tọrọ ọ̀run kámọ́ tọrọ ayé. Gbogbo tí èèyàn bá fi gbádùn ayé ní kọ tọrọ. Oríta bá rí ànígbádùn ẹ̀sìn tó bẹ̀. Ngbàta rówó tàṣe ìtàṣe yìí. Màtà lálàáfíà láfin Ọlọ́run gbogbo ń táyé ó fi dámọ́sà sí fún wa. Gbogbo ń tálkì àmà ó fi dámọ́sà sí fún wa. Wọ́n wá jú pin lórí wa bí ò sí pin lórí àwọn òbí wa. Agbé lórí mísànà wa pé lórí gbogbo ẹ̀yí ọ̀fọ́ àtẹwà ń bẹ̀. Agbé lórí eh, àwọn ẹ́dàtò gbogbo àwọn ọkùnrin ẹ́, eh? gbogbo àwọn eh? márààrún, ìgbogbo ìmọ̀ta agilèsì ohun dé àti òdìjọ gbogbo ọmọ pátá ọlọ́mọ̀tìmọ̀yí ọmọlé ọmọdàáyí kọ́ọ̀dà òfìkárí gbogbo tí jẹ́nẹ́sàtì lágbàáyé àti gbogbo kọ̀rí àti gbogbo malfẹ̀sí àti gbogbo àdàbí àti gbogbo zùmọ̀rá àti gbogbo jẹ̀jẹ̀rí àti gbogbo nùrí gbogbo tí jẹ́gbẹ́ Islam pátá ààyọ̀ kan lẹ́m̀bẹ̀ àti mùsùlùmí tí ń dá sínú létí ọ̀sẹ̀gbẹ́ kankan ń jẹ́ Muhammadi ààyẹ nìkan rẹ̀ gbogbo aná ìníkọ́lọ́wọ́n ṣèdùnú ayé ẹ̀sọ̀rọ̀ fún ọlọ́wọ́ lórí ìgbówà yìí àwọn mùsùlùmí kan bẹ́nu nira báyìí ní Cairo àwọn kan bẹ́nu nira ní Palestine àwọn kan bẹ́nu igi àtẹkùn ní Iraq àwọn kan bẹ́nu wàhálà ní Lebanon ní gbogbo olúkọ Áfíríkà ní Sudan ní Somalia gbogbo àwọn ìlú tí mùsùlùmí ní ìṣòro wọ́lá ìgbóta dóyà àti orúkọ ọlọ́run tó súnmọ̀lá àti ìmẹ̀lá àádọ́n ìta fẹ́ fi lè yìí pẹ́pẹ́ náà ló kó gbogbo ayé já tó kó gbogbo àwọn nábì já okùn kan tó gbogbo wọn náà nù lọ́kàkẹ̀dẹ̀kún Gbogbo ẹni tí ó dáa fún tó dáa fún Ìsìlámù yóò dáa fún. Gbogbo ẹni tí ó bàjẹ́ fún Ìsìlámù ó bàjẹ́ mẹ́jọ ó bàjẹ́ fún ọlọ́. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Ṣé àádẹ́ fún fíkàrí gbogbo àwọn tó ti lọ bá ọkẹ́ wọn. Àwọn abẹ́ lórí afọ́wà Habibullah fíkàrí gbogbo àwọn tààkù ọlọ́run kúrú gbogbo wa. Lánàbí lọ́dọ̀ ọlọ́run, Bismillahir Rahmanir Rahim. La ilaha illallah, la ilaha illallah.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 La ilaha illallah, la ilaha illallah.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 حسنة حسنة وسلام على نبي حسنة وسلام حسنة وسلام على الحبيب الصلاة والسلام على الرسول الصلاة والسلام على النبي الصلاة والسلام على الرسول الصلاة والسلام ألست به الصلاة والسلام على القليل الصلاة والسلام على القليل الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام عليك الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام اللهم الصلاة والسلام على المصطفى الكريم ارفع مقامنا وارفع درجاتنا اللهم سجد أبني كوكوا بهوائجنا اللهم بيا بكاتني كوكوا ارحم بكانا اللهم سالك مدى دافوا واشف مرضانا وبنور انه اللهم فلا لا فيها Ah, ah, ah, ọlọ́run àwọn lọ́wọ́ lórí àwọn ọ̀tá mọ́jọ́tọ̀ jẹ ẹjà wa o. Ọlọ́run àwọn alápò tí ènìyàn mọ́jọ Àwọn ọ̀tá ilé ọ̀tọ́ òdí àtọ̀tá pàmà tí sáàmà mọ́jọ wọn tó ọlọ́run. الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Ilé ni ìbẹ̀lọ́run sáájú àti dúpẹ́, gbólóhùn kẹta náà ni ìdánilẹ́kọ̀ọ́ níwọ̀nba sókí èyí tí mísànà wa àjọ wa ààbílá wọ́n á bílẹ̀ pé kíláàwì kí ni tọ́bìkì tẹ́gùn wa ìyẹ́ ta bá sọ̀rọ̀ lórí ìfẹ́ ọlọ́run àti kí ni òkú ẹ̀sìn mẹ́ta ni òkú tó gbé gbogbo ẹ̀sìn dání àkókò ẹ̀sìn Islam márùn pọ̀ ní nǹkan wí o òpó tó gbé gbogbo ẹ̀sìn dání pátápátá àtẹ̀sìn ọlọ́run àtẹ̀sìn àgbélẹ̀rọ táàmà sí ẹ̀sìn ọ̀ṣẹbọ àtẹ̀sìn tó ti sánmà ọha táàmà sí ìsìláàmù àtẹ̀sìn tó ti sánmà ọha tí wọ́n ti pọ̀ olúkúsú ẹ̀rẹ̀ tààmà sí kírísítẹ́nìtì àtẹ̀sìn tó ti sọ́mọ̀ wá tí wọ́n ti dá lójúrú tààmà sí judaism Júù àwọn àjọ Moses christian àwọn àjọ Jésù àti Moses àti Ìsá tààmà sí Jésù yẹn gbogbo ìsìlámù ni wọ́n kí ni ìpìlẹ̀ tí gbé ní sẹ́sìn in general mẹ́ta ni àkọ́kọ́ náà ni ìbẹ̀rù ẹ̀rù ń bà mí mo fẹ́ tòsí ẹ̀rù ń bà mí mo fẹ́ ṣàárẹ̀ ẹ̀rù ń bà mí mo fẹ́ kú kí mú ní sílọ́un ní mú ní lọ ọjọ́ yẹ́ ìsìnkú ìfẹ́ tó lò sí ní àìfẹ́ tòsí lọ́mẹ́lò mẹ́wàá ń jẹ́ wá ti tàájù yìí nígbà ti ti nẹ́fìlà báyìí ọjà mẹ́ta nígbà ti ti nẹ́fìlà báyìí nígbà ti fẹ́ máa rí òfinú fẹ́tọ̀ torí ọlọ́run nìkan wá àìfẹ́ kú lọ́jẹ́ lómi ó dèrò mọ́sálásí lọ́jẹ́ lómi ó dèrò ṣọ́ọ̀tì lọ́jẹ́ lómi ó dèrò ilé awo nígbà tí mo débẹ̀ ní mo ríwó san àìfẹ́ kú ìgbẹ̀rù ẹlẹ́ẹ̀kejì tí mú ní sin lọ́hùn ìsì mú ní sẹ́lọ́un náà ni ìfẹ́ ọ̀fẹ́ lówó ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ láyá ọ̀fẹ́ lọ́kọ ọ̀fẹ́ bímọ lọ́pẹ̀lú ní ìdáratẹ́ Mọ̀ta pẹ́ mọ́ta àti dáwí díkítà àjẹsà láti díkítà àti wùí díkítà àrújújẹ́ òun dára sọ́sì ìsọ́sì lòun ti rọ́mọ ìbí. Ọ̀tọ̀ ni bẹ̀rù pé wọn ọ̀fẹ́ kú, ọ̀tọ̀ ni wípé ìfẹ́sà rẹ̀ ìbẹ̀rù èyí ṣùgbọ́n mo fẹ́ mo fẹ́ a máa múyàn sí lọ mo fẹ́ mo fẹ́ jẹ́ sí bẹ̀rù a sí lọ a sì tún mú méjì náà sí lọ ẹlẹ́ẹ̀kẹta náà ni almargubat ìrẹ́sẹ̀lẹ̀ yìí wọn margubat wọn túláàsì yẹn sí kìí ṣe torí kí mọ́ bà fún ṣùgbọ́n mọ́sá tínú mi wà ní ẹni ma fẹ́ràn ọmọ kékeré àbíkọ́ ma fẹ́ràn kankan tí ò ní láàrí ní kí ẹ ma lọ wọ́n bọ́ọ̀lù tí ọba lọ bọ́ọ̀lù kòkòrò kú tí ó sì bọ́ọ̀lù kòkòrò mọ́ ilé pọ̀ àmọ́ àmì náà gbọ́dọ̀ mọ́ ti bẹ́ ìfẹ́ ẹnú lè yíhùn àmọ́ múyàn sí lọ wákàtí ẹ̀wù mi mo ti lọ kan tọ́jọ́ ọmọ yàrá mọ́ sí èsù ní màlọ́lọ́dọ́dún ó ti di màrùkù báyìí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwa fi nífẹ̀ẹ́ ọlọ́run a sì fi máa sin lọ́run tọ́bá fi ní pé kí ló tẹ̀ yẹ ká máa fẹ́ràn bọ́tàjì ní ká máa fẹ́ràn sáàrí ọlọ́ ìdí ìsàpọ́ǹtì yẹn tó fẹ́ràn ọkọ rẹ títí kan ó lè tó lẹ nìkan mọ́ lẹ́gbẹ̀ẹ́ tí ìrẹ́ ọmọ agbóná pé ẹwọ bàbá tàbí tẹ̀lé láti jọ ọkùnrin ìdí ìsàpọ́ǹtì mi ò ó ti fẹ́ràn ìyàwó rẹ̀ títí títí títí lọ́lọ́wọ́ bá fàálẹ̀ lọ́wọ́ ní ọkùn fi ẹ̀yìn ó bá lọ́nà lọ́bí sáà títọ́ ọmọ lọ́nu ọlọ́run nìkan ìdí ìsàpọ́ǹtì ẹ̀ ọ̀sọ̀ pé Allahu Akbar ìṣítẹ́tì wọn raka níjọ́ ọ̀dìnira àtijọ́ ọ̀dẹ̀kùn ó lè fàá ó lè máa wọ́ sí pé ẹ̀ ó dàbí ẹ̀kí ò ní ta ọlọ́run àmọ́ náà náà níjọba ayé bákan náà làwọn alágbára ayé àjẹ ayé oṣù ayé Gbogbo alágbára ayé ni ó dìsàpọ́ǹtì yẹn jọkùn, yóò fèèlì ní jọkùn, ọlọ́run ni kìí fèèlì. So, bàbá níta ni ká fẹ́ràn jù, ọlọ́run ló jù. Bí ìṣòro bá dé, tí wàhálà bá dé tààlà lílọ sábá tọ́jẹ́ pé ọba sábá ó tó fẹ̀yìntì tóhun tún nílọ sábẹ́lò míì gbogbo alágbára ayé ló tún níbi tí wó tún lọ mọ́ bá tẹ̀ wá lọ bí kan jẹmọ́ ó níjọ́ kan tágbára yẹn jọ parí agbájá kúrò ní ìmọ́ ọmọ kúrò ní pásítọ̀ kú bàbá nígbàlẹ̀ kú ìyá àkán kú ìyá òsà kú eléré ẹgbẹ́ kú ẹgbẹ́ kọ́lọ̀hún kú rí ọba tó wá kádàrà wa pé ká máa bẹ nínú agbo ọlọ́run bá ìkọ́rọ̀ yí wa àmọ̀dúgbọ́lọ́dọ̀ ọlọ́run Táyẹ sálọ́rẹ ká tẹ̀lé bí bá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزبى أو يومك يتذكر فتنفع الذكر أو يتذكر فتنفع الذكر أما من ذكنا فأنت له تمعتا وما عليك ألا يذكر ويغشى وأن عنه تلاها كلا إنها تذكرة فمن شاء ذكره فمن شاء ذكره في سوء مكرمة مرفوعة مطهرة bí àìdé ìsọ̀fẹ́ra sí bí àìdí ìsọ̀fẹ́ra sí kìrọ mi ń bárara. Kò sí rẹ̀ ìsánú mẹ́rin àkùfẹ́ràn خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يوم ثم ماته فأقضاه ثم إذا شاء فأنشر ألا لما يكتم أمره فلينصر الإنسان إلى طعامه أنا سببنا الماء صبا وسمعت شقا ثم سققنا الأرض شكا فبنا فيها أبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا أبا بيعة وحبا متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم وإذا جاءت الساقة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وطائفتي وبني لكل مريم منهم يومئذ شأن يغني وجوه يومئذ مصفرة ضائفة منفسرة وجوه يومئذ عليها دبرة عليها ثبرة تراكها فترة أولئك هم الكفرة الفجرة جماعة ọlọ́pàá kí èsì wá ipé ìnáà àtàzùkẹ́ra tó ń wà síre ẹ̀ntọ́ bá fẹ́ gbọ́ bàbá ń ṣe àdàkẹ́ ara hù bàbá tó gátà ilẹ̀ rẹ̀ sí bẹ̀ẹ̀sẹ̀ tó bá tàn kálukú lè máa tẹ̀fẹ́ ẹnú ẹ̀ kó ní wọ́n wí tí wọ́n ní. Èyí àwọn àṣẹ wá jàmá tí wà tí pọ̀ tó bá ìláyé táyé ti tún bàjẹ́ sí. Iná àtọ́kẹ̀rà, ó yẹ ká kíyèsí o. Tí mọ́sálásí ń pọ̀ sí, ayé ti ń bàjẹ́ sí, iná àtọ́kẹ̀rà. Ìdẹ́gbẹ́lẹ̀ dẹ́gbẹ́lẹ̀ ń Ilé kéwú pọ̀ sí, ìwà wa ń burú sí dáwí à ń pọ̀ sí ìwà wa ń burú sí àpá ń pọ̀ sí àpá wa burú jù bàbá aláwo lọ ẹ̀nà ẹni bá fẹ́ ọgbọ́n ẹni bá fẹ́ ọgbà bá bá gbọ́ta bá gbà àpàdé ọlọ́run níjọkùn mẹ́yàn bá fi gbogbo ọrọ̀ lọ ayé tó fi jàmbá lọ ayé yóò tàbí ilẹ̀ jọkùn bọ́ọ̀ páyé láyé òfin ọlẹ̀ jọkùn mọ́tàláfẹ́ni tó lè fa tó lè bọ́wà sí tó lè tẹ̀lé tó lè lòó Ọ̀rọ̀ tá ń sọ wọ̀nyí nínú àpọ́lé nínú kíra ọlọ́run tó ti pọ́lé ní ẹ̀. Ọ̀rọ̀ ẹgbẹ́ ìmọ̀tọ̀ rẹ̀ tí Alkùránì ta pé ta sàbọ̀ mẹ́ẹ̀ tí òkúdọ̀ sí ń bẹ̀. Bí àìdé ìjàbára bí. Bí àìdé ìjàbára jẹ, ọwọ́ àwọn màláìkà mímọ́, àmbásádọ̀ ọlọ́run, àwọn mẹ́sẹ́njẹ ọlọ́run, àwọn ni wọ́n ti wá. Àwọn àpọ́lé àwọn ní ìsẹ́ẹ̀nù ìròyìn àwọn ìròyìn ọ̀rọ̀ tọ́lọ̀ sọ kọjá ìtọ́sí tẹ̀fẹ́ sojú ọ̀rọ̀ nísìnyí lẹ́gbà tó bẹ̀rẹ̀ pé kí ló ṣe jú wà sí òwúlò mọ́ kí ó jú wà sí ọ̀tawájí mọ́ àti wá káwà sí sí pé ẹ̀kọ́ ni tẹ́kọ̀ọ́ kágbọ́ ẹ̀kọ́ bọ̀fẹ́ pàkágbọ́ ẹ̀pìdọ̀fẹ́ pàkágbọ́ sáwájú wá ni wà ó kúrú

látara ìjẹ́ ìkẹkẹrẹ ti dá ọ látara ìmọ̀ ló ti dẹ ní mímọ̀ látara ìmọ̀ gbajúmọ̀ ló ti di gbajúmọ̀ kí ló wá sí ọ́tọ̀ kẹ̀ ìsọ́lọ̀ tọ kọjú sáyé nítorí kò lè rí nǹkan kó jọ kí ló tọ́ tẹ̀lé òdodo mọ́ kẹsọ̀ láyà sọ́lọ̀ àtẹ̀mí àti wọ́n làgbọ́n rẹ̀ ń bá wí o Mọ̀mọ́ gbẹ́bí àwọn àtẹ̀dẹ̀ fún àti kí fún ọ السبيل لمنبه يسبي بما نكان السبيل بالمعرفة ألف ولام لو عمبه ألف ولام لو عمبه من دي الأربعة عمومني شمولني حقوق كثاني سبيل العز ọ̀nà tó ń gbà tó fi rí yẹ̀sára àṣífọ́ abùkúlẹ́dò ní nǹkan láyé ọba tó dìkan wọ́n dọ̀ ọmọ láàfá wọ́n dọ̀ ọmọ ní títà wọ́n dá ọmọ ló sì ṣẹ́ láàrin ibi iṣẹ́ yín wọ́n dá ọmọ pé ọ̀gá wá dé ìwọ lọ̀gá ìwọ ọmọ wéjì wọn lọ ní àbólàká ìjì wọn lọ́kọ́lọ́ tó bí wọ́n sọ̀gá Wọ́n wá sáàgùn tí ọ̀bá yẹ́ àbáwọn ọlọ́pàá ní ọmọ jẹ́ ń fún mi, ọlọ́run mọ́ mọ́ ṣàánú rẹ̀ ni àwọn tí máa sọ́kùn fún yẹn ìbílé wọ́n tí máa rí ẹwà ń làkà inú rárá ẹwà lọ́dà àwọn tí máa ṣe nǹkan fún ẹwà àwọn tí ń ṣe nǹkan fún ẹ̀rí bàbá yóò yí padà láti jọ yìí ẹ̀yìn afóore rẹ̀ sọ́dọ̀ ti ẹni tí ẹ̀ ń bẹ́ńgbò mi ọlọ́run ti fi wá àti hàn wá bẹ́ni orí ẹ̀fá pé ẹbá lọ́dọ̀ àfáà mi ti máa dókítà tí ń tọ́jú gbogbo èèyàn ní lálàáfíà wọ́n sì ní dókítà ní nọ́ọ̀sì tí ń tọ́jú àwọn èèyàn ọlọ́run lémi ni mo ń ṣe gbogbo ẹ̀ àìsà ìmòrè tọ́lọ́run tó ní kíjẹ ọ̀dà láàrin àwùjọ àìsà ìmòrè tọ́lọ́run tó ní kọ ìyẹnjú láàrin ẹbí rẹ kọmọ àrùkórí rẹ ló pé àwọn wá ń dọ́gbọ́n tọ́lọ́run gbogbo tọ́lọ́run lóhun ọ̀fẹ́ òun pàápọ̀ mọ́ tó Ọlọ́run ní kò ní dá fẹ́ni tí ń serú ẹ̀ o. Nínú ayé iṣẹ́ ìhìn ìrànàtọ̀ ohun inú tí fẹ́ ti ìrànàtọ̀ ohun pẹ̀lú tẹ́bí ìlàyẹ́ sára ohun. Èmi mo ní ọmọ rí jẹ, mo ní ọmọ rí mu, mo ní ọmọ rọ́mọ bí ìmú ní ọ̀rọ̀ pọ̀ fẹ́, ìmú ní orí àwó fẹ́. Àwọn kan bẹ́m̀bẹ̀ níjọ́ tẹ́ jíjọ́ tí kílásì ìṣẹ́ jíjọ́ tí kíkí lẹ́lómí ti ń bá ìdí orí gan-an sí. ثم أماته فأقبره Bàbá wá pa ogun ẹlọ bá bọ̀ wá padà kú náà ni. Ọlọ́mọ́sà kí a fáwọ̀ Hassan Zaro. Wẹ́ ó sùn mẹ́bá jí mọ́. Ìwé náà lẹ́mọ̀ wọn, àfáà ló ké tún bẹ̀rún ó lo àjá. Ìdígbà bá ti dàgbà kọjá àlà. Ṣùgbọ́n ọkùn bẹ́ẹ̀ làwọn àbá tó kèké bẹ́ẹ̀. Àwọn tàà jẹ́ àbá tàwà ń sáré àsápajúdé, à níwò tàwà tó kúrò gìí. Bàbà sá sí bẹ́ẹ̀ ni, ẹni olè lọ ká mọ́bẹ̀, ẹni mọ́tò lọ mọ́lẹ̀, ẹni kúrò gìí, ẹni ọpalẹ̀ rẹ̀ tí ọpalẹ̀ mọ́. Sí ẹ̀ síbẹ̀ ìwọ́ tó kù bí agídígbì àníṣẹ́ abẹ́m̀bẹ̀ náà nù. Ní àná mú lọ bẹ́m̀bẹ̀ nígbàtẹ́jọ́ pọ̀ báyìí sáré pọ̀ báyìí annabi sallallahu alaihi wasallam ó sọ àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ nígbàtà ti kálì kọ̀hánì ẹjá pàdé ìsù sọpọ́tì kò ti dédé program ní ìdẹ́tùn sí sallallahu alaihi wasallam padà tún láì lè ìfẹ́ ọlọ́run ní òsílọ́kàn wa tó bẹ́ẹ̀ mọ́ ni mo ti gbé náà nù ìbẹ̀rù ọlọ́run òsílọ́kàn wa tó bẹ́ẹ̀ ìbẹ̀rù sí ní bẹ̀lẹ́ mi wà ọlọ́run á ní ẹ̀ẹ́ ṣé sílẹ̀ ń bẹ̀rù mú wà dá òsì náà bò yìí ṣé kúlẹ̀ ń bẹ̀rù ẹwà ni wọ́n gbogbo àwọn orígun mẹ́rin ayé ní ipò lọ́gbádùn sẹ́wọ̀n tẹ́lifíṣà sẹ́rẹ̀ rí gbogbo ẹ̀ àwọn tí ìtẹ́lẹ́sìn wọ́n mọ̀ ọmọ kírẹ́tì fìtínà wọ́n tàà sókùn ká àwọn ẹlẹ́sìn ẹmọ ọmọ sẹ́ ilẹ̀pẹ̀ ayílẹ́ni ọlọ́run láti jẹ wà lónìí bí jọkànlá ẹ̀rí tẹ́sẹ̀lẹ̀ Cairo ẹ̀rí tẹ́sẹ̀lẹ̀ ní Tunis ẹ̀rí tẹ́sẹ̀lẹ̀ ní Iraq ẹwà padà wálé ẹ̀rí tẹ́sẹ̀lẹ̀ ní Jordan lé tó jẹ́ pé ó yẹ káwà yòòbó ronú káwà fà káronú káwà mùsùlùmí ronú nígbé pòlọ̀rọ̀ wá lọ ibi tá ti lè bára wa sọ náà rìn àti lórí àṣẹ tí ó fi bọ́ torí atẹ́gùn ẹjá sọ̀kan Ànábì sallallahu alaihi wasallam in bá wọn tàbí sọ̀rọ̀ ń jọka ní wọ́n sọ fún pé iná ha fìtínà ń bọ́ qalu ya Rasulullah àwọn tàbí wá ní òjíṣẹ́ lọ fọ́mẹ́lì máa rẹ́jù tí fìtínà bá dé ọ̀nà wó lágbàrí mérí bọ́m̀bẹ̀ ọ̀pọ̀ Ìtàbùnlá ìwà súnnà tó rasulihi. Ọ̀nà tẹ́lẹ̀ gbà mẹ́rí bọ́m̀bì fìtínà tí ò fi náà ni kìtàbùnlá. وسنة رسوله أدما سنتم يا النبي باشي ومن تمسك بهما فقد نجا Kíni bá lè jẹ Al-Qur'an mú dáadáa ní gbígbọ́ kíké ní lílò? Fọ́kọ̀t nẹ́jà yọ pọ̀ bìtìnà, tẹ́bá ha bìtìnà kí tẹ́ ń fa béèrè, kò ní kọlù. Wọ́n bá sí kan ìbò náà ló ti fi sílẹ̀ ní Cairo yìí o ẹni pọ́pẹ́ aṣọ fún wọn òdìbò ó ti lọ́gbọ̀n ọdún bẹ́ẹ̀ ó ti lọ́gbọ̀n ọdún kọjá mọ́kànlélọ́gbọ̀n bí nǹkan wáyìí ọ̀tẹnu ìgbín tó bá tẹnu bọ́yọ̀ ibi tí ó kú sí lóde òyìn èsìsìn tó bá tẹnu bọ́yìn ẹwọ gbogbo àbí gbogbo mọ́ ń pè ní Abidjan africos òun náà bẹ́m̀bẹ̀ dẹ́dẹ́ wọn ní kó mẹ́ wọ́n dìbò wọ́n ní ọ̀wọ́lé wọ́n lẹ́ni ọwọ́lé ní kòsìkò lérí àga iná tàtàkù náà fi tànù anábì ní fìtí nà ń bọ̀ ẹwòye ọdún tàbí tọgọ́rọ̀ ọdún kẹẹ̀dógún ni tàbí ti sọ kalẹ̀ fìtí nà ń bọ̀ àwọn sàábí wá bí ànẹ́bì pé títí jí náà bá dé ọ̀nà wo làbáyọ́ ànẹ́bì wá ní kitabullah wọ́n ẹ̀dà alkùránì mú ẹ̀yìn jẹ́ bá kálùkùránì ní kíké síbẹ̀ ti màwé ẹmá kí ń bẹ̀ náà ẹ̀fẹ̀ mítẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ máa gbọ́nu gẹ́sẹ̀ sí nínú ilé nínú mọ́tò yìí ní gbogbo ìwà ìmọ́lẹ̀ alkùránì ọmọ tẹ̀lé kiri lẹ́mà ń fọ́ bí i ẹ̀ ń fọ́ tẹ́ ń fọ́ àtàzí yóò sì mọ̀ yọ yín lẹ́gbẹ̀. Pẹ̀lú lílò ní o, pẹ̀lú lílò ìgbàgbọ́tẹ̀ gbọ́lọ̀gbọ́tẹ̀ fi jòkóbá ìtẹ́ fi lélẹ̀ fọ̀nẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí yí bẹ́ẹ̀ ní ṣètí retí ẹ̀sùn, ọkọ yí retí ẹ̀sùn, ìyàwó yí retí ẹ̀sùn. Ẹwà jòkótọ́lọ́ ẹ ti kọ́kọ́ bọ́nà fìtínà kan bẹ̀ ohun. Àmọ́ ìtọ́ wá kùtọ́lọ̀ ń kìrẹ́ ti mẹ́nìkọ̀ fún alọ́mọ́sá yọ́wà nù fìtínà náà. Ọ̀tọ́ alẹ́sán Àwọn àtìkò kan ń bọ̀. Láyé ìsìlámù lè dìídì ní ìdínúhù. Láyé ìsìlámù lè dìídì ní ìdínúhù. Ẹ̀sìn onírọrùn fẹ́lẹ́sìn láti ṣe mọ́. Ẹ̀bá fẹ́sẹ̀ sí yóò nira láti ṣe. Ìlà mọ̀ ń fàrà ní sápò ní kòrò, tọwọ́nú gbólọ́ torí jẹ́ ọmọ rí ní gbòrò ní tẹ́lọ́rùn kò ní bára ìtamu inú borí káàkiri ẹ̀rí ìborí òsìwò ẹ̀tírílẹ̀ ẹ̀bọ́júlẹ̀ inú borí lẹ́mbojú tẹ́mborí kiri kọ̀gbágbà yí mú mọ́ ìjọmọ sọ̀rọ̀ àbítọ́ bá lè kọ́ ní oko ẹlọ́gbẹ́júmọ́lélógún kọmọ́bà rí kọ́ wà wọn tẹlifíṣàn lórí program nínú orí ìròyìn ìjọ òwòwò. wọ́n ní ìjá ìkìn ilẹ̀ àjá ìkìn ilẹ̀ bá wá dé inú oko ó tún wá lọ́pọ̀lú iná ni wọ́n tún ilé ó tún wá sálọ̀nù ahéré ẹ̀sìn ó tún wá débi pé àìmẹ́yọ polisi ní ẹdín gẹ́rí èèyàn fi ṣe nǹkan ẹgbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe lọ́gbà tó kọ̀ kú mẹ́sí ah, ìdílé ìtọ́ àpòrújú tọ̀rún lọ wà méjì rẹ̀ ìdájú yóò tún lè títí tọ́wọ́ tó láti kò mí kò sí ìjọba tí ó fẹ́ ṣe tọ́lá lọ́pẹ́ pẹ́lẹ́ láti wà lọ́fíìsì tí ọba lọ fẹ́ ṣe mímọ́ nínú ọ́fíìsì yóò ní máa ṣe wọ́n sì jọba fún ó sì méjì kankan gbé ṣe wà máa mẹ́ta dájíká ya Rasulullah ìfòǹ kankan bẹ̀ Kàtàlábì lẹ́bì ẹ̀rùn-ún kò, èèyàn tó bẹ́ẹ̀ sí lọ́run, kàtàlábì yóò wà á dà gẹ́gẹ́ bíi sàálàbì kọlọkọlọ alẹ́bí ẹ̀rúgbò tí yóò rìn tí yóò rìn tí yóò rìn láàrin àwọn ẹranko àbìjà ó lè lọ́wà lẹ́wọ̀ tún rẹ̀ jàgùdà ní lọ́wọ́ sí apani níwájú ayakìlà nílẹ́yìn mọ̀náàbìkí ni lọ́ọ̀kan yìí ó sì ní wọ́ yìí ọ̀tá rẹ̀ ní bínú rẹ̀ ni kálọ̀ wọ́n bẹ láàrin wọn kálùkù ọmọ owó rẹ̀ nú ẹbí ẹwà iná àwùjọ pé àtàmọ́jọ́ ah, ìwọ ni wọ́n máa pè lẹ́lẹ́ ìdá wọ́n pèlè èèyàn burúkú tó dípọ̀ bá wọn ṣe nǹkan tí wọ́n ṣe kàtà alábìlẹ́bì yọrù wọ́n wà dágẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ tí yọ́ ní tó ti mọ̀ pé tán bá rí wọn fà wọn Olúwa màtàtà ní kààrùsù lọ́lá. Ànẹ́bí wá àwọn jẹmọ́ wá bẹ̀rẹ̀ lọ́wà nẹ́bí pé ìgbà wọ́n ṣẹlẹ̀. Ìwọ́n tí Ọlọ́run ètò orí إذا لم تنل المعيشة إلا المجمع فيه فسوى يقول لروج يوم ما في قصة Ẹwà ló wá aláàlì, aláàlì, àrámù gan ti wọ́n kátọ́ pé aláàlì. pé báwọn ọba lè tún jẹ́ pé lóòtọ́ lóòtọ́ ní láti fi àrámù kan nísìn owó tẹ̀ wá ilẹ̀ ní sútẹ́ ìlú ní ẹ̀bá ti fi àrámù kan nísìn nǹkan tẹ̀ wá nísìn ní ọ̀bùn tó ní ṣe tàbí ti dúró tó sí pé ìbò fún mi wá dìbò fún bùkátà rẹ̀ bí ya ẹ má lọ fẹ́ ṣe ní kó ní kọmọ kó clean kọmọ sí dọ̀tí kọmọ sí kẹsàn bẹ́ẹ̀ a máa pẹ́ tọ́lọ̀ orí ti tẹ́tẹ́ ó tètè mi lóòtọ́ ni yẹ ń wọ́ dáadáa náà bóbìnrin tí wọ ọkùnrin kó tó pé mọ gbà ń ọ̀fẹ́ yìí ẹ wá lọ yọjú sílé wa bẹ́ẹ̀ lọ́lọ́run wọ ẹrú títítítítítítítítí lélò tọrọ ó sì tèmi ìta ni ó ní kò lè tó bá ń pà mọ́gbárí èèyàn fọ gógóró sí òfin ọtí sí nísìnyí òrùwò ó ti rí lóòtọ́ tàbídáwà pàpẹ àfikà gbọ́ olúwà gbọ́ fún sí àfi kápò olúwà gbọ́rù kásìta kú sí bá apáwo tó ayé ọkàn múmi ní obìnrin bàbáwo tó gùn ayé ẹsẹ̀ múmi ní ó àfi kápò olúwà gbọ́rù kásìta kú sí àfi kápò olúwà gbọ́rù kásìta kú sí débi tó mú ti jẹ́ eré rẹ̀ ọ̀dàrú yóò ti tẹ̀sùbánù yóò gbà pé àwọn adẹ́sùmáàtì yóò gbà pé àlà àfàlátù níbi tí a dé pè lójúmọ́ tí ti jẹ́ ẹ̀bẹ̀ ní ọmọ lọ rahman ṣètánì ló wà ń ni ọlọ́mọ ẹni èṣù lọ́mọ jẹ́ látara bẹ́ẹ̀ ذلك الزمان Àdábí tó bá dásìkò tó bá ti gbà ní. Alátìlẹ̀ ọ̀túlàtú. Ọ̀túbà. Ọ̀túbàtú. Àwọn mọ́. Wọ́n ni pọ́blẹ̀mù. Àwọn obìnrin náà nífẹ́ lọ́kọ mọ́. Wọ́n kàn bímọ bákan bákan. Mílẹ̀ ti bímọ láyé. Wọ́n lọ lé ọkọ̀ kankan mọ́ jẹrẹ ní. Gbogbo àwọn ọkùnrin jìdì dàkúdà. Obìnrin náà máa wí ọkùnrin ọmọkùnrin náà níyàwó mọ́ jẹrẹ àwọn obìnrin jìdì dàkúdà. Alùpùpù máa wá dájì àwọn obìnrin náà máa dá mí àwọn ọkùnrin máa dádì kálùkù ní fẹ́gbùngbà wọ́n ti rí ọba ní mọ́ ma wáyé láti bí kan ọmọ rẹ̀ dàgbẹ́rọ̀ ya rẹ̀ yóò sì kọ́ ti ẹ̀ ní àwọn nǹkan àti bọ̀tọ́nù ní tí ń dé díẹ̀ díẹ̀ bí òde ìwọ tí rẹ̀ bá gbẹ́lọ́dọ̀rẹ̀ lọ tún ṣe o tó àbá tún ṣe ò sínú ìjọ àtẹ́bọ̀ hàmà obìnrin tó bá pé àṣẹ́wò lọ́ka jọ lọ́ka kò tí òfin lọ́dọ̀ ọkọ kọlọmọ́sàbà tọ́rọ rẹ̀ sí

Bàbá wá gbà fọ́lọ̀ lára ọkọ tá gbà fọ́lọ̀ lára obìnrin àti pẹ̀lọ̀ ọ̀nà tẹ̀síwájú. Wájú wà ní bàbá ìgbà yàrọ̀ tú lọ́wọ́. Àti tún bèèrè pé báwo ni ó tó rọrùn tọ́kùnrin òfin ní fẹ́yàwó mọ́, tóbìnrin òfin ní lọ́kọ mọ́. Wàpàdé amáfẹ́nà àti tàbábùjì. Ó ti ti pa wá ni akọ́dọ̀ láyá ni. إنه إذا كان ذلك الزمان أمبيني طواتي أسكوية تسكوية باتي Fáàdà ilẹ̀ àkùnrọ̀jù lè aláyẹ̀dì àbáwẹ́ yìí. Ikú ọmọ wa, ikú ọmọ ọmọ wa látọ̀dọ̀ bàbá. Ikú ọmọ ọmọ wa látọ̀dọ̀ yẹ. Ìyá àti bàbá máa fọmọdájẹ́. Àmì kí ìyá ọmọdájọ́. Èyí tó bá wù ọnú ọmọ rẹ̀ tọ́ta jù làwọn ọpàá torí pósì tọ́ wọn tí ń bẹ̀ àbí òsì ẹ̀dáhùn dáadáa àdípákùnrin kí bá kọ́kọ́ kí bá bọ́ lọ fọ́ọ̀kọ́ ọmọ rẹ̀ sí nǹkan pẹ́tọ̀ àwọn mọ́nà tó mẹ́wàá lọ mú kan wá káfí sàúrẹ́ kí gbogbo àríkọ ọmọ gbádùn ìdákaná alákùnrọ́ jìl bí yẹ́dì wà lìdẹ̀ yìí nígbà tí ó jẹ́ pé ikú ọmọ ọmọ tọrọ bàbá àtìyáwá nígbà wo ni Ànábì nígbà tó jẹ́ pé ikú ọmọ ọmọ tọwọ́ bàbá àtìyáwá صلى الله عليه وسلم فإن لم يكن له أبوان فلا يدي زوجته أبوان bàbá láyé tí ò níyà láyé máa ikú ọmọ wá tọwọ́ ìyàwó wá fọ́kọ́ ikú ìyàwó ma wá látọwọ́ ọkọ ikú ọkọ ma wá látọwọ́ aya anábi ń sàlàyé bẹ́ àwọn sàábí ń béèrè ẹlákùn ìjọra wà bí ọjọ́ra ibi tí a ti máa lọ mú nǹkan àìlà obìnrin náà amọ̀lọ́bí ológun ọkọ yóò mú nǹkan àìlà obìnrin rẹ̀ ló sì ológun nítorí kí nítorí owó wọ́n àlọ́dá àwọn jọ wọ́n mọ́ wọ́n jọpá kò sí ní sọ bí ọ̀ká sí ní mọ̀bá sára ó sì wà á tọrí kí n gẹ́rì mọ̀bá ṣe Nígbà tó rántí lọ sú ọmọ tàà fi sí ìrẹ́sì tí ń lọ sí kọ́ọ̀tù lọ́wọ́. Táwọn àwọn ẹgbẹ́ rẹ̀ yóò kú wá ní tọ̀mọ́ kan ọ̀hún ní tó lè bàbá rẹ̀. Ìyá láti Abuja, ọmọ ìgbẹ̀nà wà lọ́mọ náà dì

nígbàtájú àyà pọ̀ náà ni akáyọmọ náà bá tàbí ń bẹ lẹ́nu ẹ̀ níṣẹ́ wọ́n fẹ́ fi ya rẹ̀ dé ọ̀rọ̀ tá nẹ́bì sọ ní ṣẹlẹ̀ yìí èyí tí ó ti tẹ́gbẹ́ àwọn tí ó tẹ́gbẹ́ kọ́tẹ́ ní kọ́ọ̀tù ní ṣùgbù àwọn tó wá dẹ́gbẹ́ olè gbogbo tí a kójọ tí bàbá kójọ tí wọ́n jíyà jìyà tó bọ́bá bọ́bá ìbádàgbà yóò jogún ẹ̀ ọlọ́pàá àwọn olè wá ń palẹ̀ gbogbo ẹ̀mọ́ فإن لم تكن له زوجة ولا ولد ما لا يجب رابته Ànábì wa ní tó bí ń tọwọ́ bá níyàwó tí ó sì ní bàbá tí ó níyà, wọ́n àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀, àwọn ní ọba wọ́pù lógún afẹ́ jogún ẹ̀. Sallallahu alaihi wasallam. Àpẹẹrẹ tí ń ṣẹlẹ̀ láyé ìlànà ọ̀nà wo lágbàgbọ́ mẹ́ kitabullah ẹjá dé alùkùránì mú wa sunnat rasulillah gbogbo tábálà náàbì ìfẹ́ ẹjá máa ṣe lẹ́yìn ò tí ẹ̀ torí ọlọ́run ṣe tọ́lọ́run ó yẹ ká torí fìtínà ayé ṣe tọ́lọ́run òye yìí bí ẹ̀ bá ni máa ṣe hun kí èèyàn torí pé wàhálà pọ̀ láyé nínú ọ̀rọ̀ nẹ́bí ta tún gbọ́. Ìyà ti aláǹláti zàmánù. Àtùkù kan bọ̀. Yẹ̀kùnù ilá fún rọ́júlé aláyẹ̀ ti sáwọn Wà sáwẹ̀ ìwọ́ láti wàyàn irú náà bèlè fákìrì. Àríkọ́ máa káwọn ọ̀rẹ́ ọmọ bọ́ọ̀lẹ́ sọ́rọ̀ pé lò sí ilé níbú orí kankan ṣe, agbájá ló sí ló gbọ́lóòtọ́ Àlàbí ti ra mọ́tò àkànbí náà kọ́lé àìrẹ̀mú náà ṣe gíní àìdé ah! náà ṣe gíní wọ́n ni ẹ̀sùn mi òye lọ́nà bá darapọ̀ àlákù ìparẹ́ èèyàn máa tara ọ̀rẹ́ wá Ìtàdà Mùhammadu. Ìtẹ̀lifúnà wúmẹ́lá ẹ̀tíkù. Wọ́n tọrùn rẹ̀ bọ́n tí ò ní lágbà láti lè ṣe. Ẹ̀yà ti aláàrínà lè zàmánù. Ẹ̀dọ́kùnrin jàmáà ẹ̀ ní sálá ìrẹ́ ni tí ọmọ sọrú ẹ̀fún yí. Nẹ́sìmá ti wó lẹ́ ń lọ ní ọjọ́ bá tẹ̀sùbá ajẹ́lẹ̀ ní sàtàlá fi tẹ́ ìjọ tẹ́ yìí kò kí lórí mú ọ̀ọ̀ká lọ bí tí wọ́n ti ń ṣe àárín ọ̀sẹ̀ kan ẹ má dá wọn lóhùn yóò ká sáàkù bí sọ́ọ̀dìkù alámìrí àti alámìrí zamanu àsìkò tí ẹta wí ìbú bá tó ni ọwọ́ mú òpùrọ́ yóò mọ̀ rọ́wọ́ mú Ẹni bá purọ́, òun ni wọ́n pè lódodo. Ẹni bá sọ lódodo ni wọ́n máa pè lópùrọ́. Wàyọ̀káwọ́nù sí àmín. Wàyọ̀káwọ́nù sí ilẹ̀ àmín. Ẹni tó kan rẹ̀ balẹ̀ tó yẹ ká fi lọ́kàn balẹ̀ ni wọ́n máa dẹ́rùbà. Ẹni tó yẹ kó kan rẹ̀ ó balẹ̀. Ìyàwó ti ṣe déédé lé ọkọ, òun ni wọ́n níjọ gbádùn.

àwọn tàbá ti gbówó kalẹ̀ ìṣàdákùn kásìbò wọn mọ́ kọ́tọ̀ wọ́n lẹ́nìkan wọ́n tó fẹ́ dìbò sí mọ́ wọ́n ní kọ́lọ̀ wá tẹ́gùn ti wá mi ìyàwá níwọ̀n ìrúbọ fún ó sì ti rí 21 bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́ tó túnrà sí rẹ̀ ẹmọ wá kí nílẹ̀ Yorùbá yìí náà ni wọ́n ní kọ́lọ̀ nìkan lọ́wọ́ 41 ìyàwá nítorí gọ́fẹ́ ti chairman local government èèyàn ní ọ̀pá òun wọ́n èsì dàbá àrà tí ó fi débi tí ń lọ ọ̀yá sílọ́n dára kéèrì jẹ́ ọmọ sínú agbárí tó èjò nǹkan tọ́wà bá jẹ́ sílọ́n tó yọ lọ́wọ́ ní sílọ́n tó kéèrì ní yọ lọ́mọ́jọ́ sínú ìjọ èjò nǹkan ويشهد المرء ولم يستشهد Akọ́mọ̀ táwọn èèyàn máa tẹ́pẹ̀ wọn ní sí ìpèpè lọ. Nítorí kẹ́ lè sórí ọjà wàláì tàlá àtúnmọ̀bì láì gbogbo tó ń wá láyé kó ọmọ rí kọ́lá kọ́ máa wọ́n kú lóntórí tó ń wí irọ́ ti ló sì mọ̀ pé rọ́lọ̀ ń pa àsìkò náà ń bọ̀ wàyàkúnú ẹ̀fàádà náà sì bí dúníyà láta fúnà láta ẹni ẹni tó burú jù tí gbogbo àìyá pé sọ́dọ̀ rẹ̀ ní mọ̀ pẹ̀lẹ̀ lérí ìráyí. Láyé òmìnà bí láàrín Fàwọ́dá ya kúrò hílá ẹja wátàbú. Ó ní sílọ́run nítorí kankan àmì nítorí tó fẹ́ ṣe. Ìgbọ́ fẹ́ kọ́lé ọfẹ́ ní ṣe sílọ́run wá ní ìsinlọ nítorí nǹkankan àfi torí owó owó ni wọ́n máa pariwo lọ́sàn wọ́n máa pariwo lóru bẹ́ẹ̀ sì ni ìpariwo owó kìí jẹ́ ìhórówó bẹ́ẹ̀ ká pariwo ọlọ́run tó lówó yóò mọ́ wá àwọn ẹ̀kọ́ owó owó owó yọ́ ni ìdíyàn bá kàkún ní jíṣẹ́ ni ìdíyàn bá ń jà fún tí wá ń ṣe wàhálà fún títí ni ni ọlọ́run ẹjá wà ò الله لا إله إلا الله الله الله يا عباد الله الله الله يا عباد الله الله يا عباد الله في كل حال يا عباد الله وفي سرور يا عباد الله وفي الهموم يا عباد الله إيه الله الله عباد الله الله الله يا عباد الله الله الله يا عباد الله الله الله يا عباد الله وفي القيام يا عباد الله وفي ركوع يا عباد الله وفي سجود يا عباد الله وفي سرور يا عباد الله وفي البكاء يا عباد الله الله الله يا عباد الله الله الله الله الله يا عباد الله ẹ máa pọ̀ lọ́wọ́ ẹ máa dá pọ̀ lọ́wọ́ gbogbo kọ̀díṣẹ̀ tẹ bá wà ẹ bá tí ó lóòrú ẹ máa pọ̀ lọ́wọ́ ẹ bá tẹ̀lú ẹ máa pọ̀ lọ́wọ́ ẹ wà bí jùlú dé ẹ bá ẹ وفي السرور يا عباد الله الرسول يا عباد الله Dárọ̀ káyé yá ìbàdá. Adé ṣe kárí tẹba wó náà rí ẹ máa gbé lọ́wọ́. Yá ìbàdá láyé. Àmà àmà. Alára aláyá ìbàdá. Ẹ máa wí, ẹ máa wí. Alára aláyá ìbàdá láyé. Alára aláyá ìbàdá láyé. Alára aláyá ìbàdá láyé. أطيعوا الله ورسوله ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما Bàbá fẹ́ kéré ayé àtọ̀run ẹjá ti bò fọ́lọ́run àtànẹ́ Muhammad. Bìta fi sàkórí ọ̀rọ̀ wá nínú ẹgbẹ́ kíláàsì nẹ̀ síwájú Allah Rasuluhu, Ọlọ́run àtànẹ́bì. Bẹ́bá fẹ́ rú bẹ̀lẹ́ ti rí, bẹ́bá fẹ́ bímọ bẹ̀lẹ́ ti rí ẹbá fẹ́ lọ́lá bẹ̀lẹ́ ti rí ẹbá fẹ́ pọ́lì bẹ̀lẹ́ ti rí ohun ìkẹ́ rí ní àbí ohun ìkẹ́ rí mẹ́ àwọn èèyàn dáhùn ah, ọ̀pẹ̀lẹ́ mẹ́lòmílá òòsá mẹ́lòmílá ìgbàgbọ́ ẹlòmí tí ò bá ti dé ní nǹkan orúkúdú kan tó ti síbì kan ó ti gbà fún wọn ọlọ́run àtànẹ́bì ó tó yá rí ó tó yí rárá ẹ̀nà àlàkọ́nà dáwọ́ta ọ̀pẹ́ Allah aláà ìbàdàláì ẹ̀yẹrú ọlọ́run ti tó. Àti sùúrù yà nínú yí máa ń dùn ọlọ́run ẹ máa pè. Àti ilé òṣù nínú yí máa ń bàjẹ́ ọlọ́run ẹ máa pè. Bẹ́ẹ̀ tí ń pẹ́ wẹ máa pè ọlọ́run ní fẹ́ nìkọ̀kan wálẹ̀. Ọlọ́run Muhammadu ọlọ́run ọ̀rọ̀ ti yí àwọn jẹmọ́ jù bẹ́ẹ̀ lọ àdúrà ló tí kò tá fi lè ákè àwọn innal-ladhina amanu mẹ́wàá èyí tí àwọn ẹni ọlọ́mọ fi pé ọlọ́run àdéhùn tọ́lọ́run ṣe ni ó ti fún àwọn ẹrú ẹ̀ innal-ladhina amanu wa amilu s-salihati ti ń bẹnu Kùránì wọ́n lọ bí i 25 tàbí 30 tí ọ̀bá pé 30 kàbí 20 something ni ṣùgbọ́n díẹ̀ nínú ẹ̀ ámù mẹ́wàá àwọn ẹni ọlọ́run tó bá ṣàdúrà lọ́wọ́ ma fi parí ẹ̀ pé wọ́n ọlọ́run ló wíbà yíò pa bá ní àwádá jòkó yọ ọ̀dá tàbá ìṣe mùsùlùmí mùsùlùmí wo látò orí tó tó fara balẹ̀ dìbà yọ àwọn mùsùlùmí ọ̀dá jòkó yìí àyíra wà ọlọ́run ó gbà wá bẹ́ẹ̀ náà <laughs> ní ọjọ́ dánásíláti ilẹ̀ ní bẹ̀lẹ́kùlé ní kọ̀wàá ní ṣìnkírùn pàtàwà wá ta kóra àjọ sí ọlọ́run ànídára ló ń fi àdéhùn rẹ ni pé ẹni bá ṣe tí ẹ tó gbà fún ọdá ló mọ́tàdẹ́ni kọ̀kan wa lórí àyà mẹ́wàá náà á kìí kálùkú wá farabalẹ̀ tọrọ tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ bá ti wá kí tán níwà torí pé kan sí kùlá àrí ọlọ́run padà Nàìjíríà yóò rò ìbò tí ń bọ̀ yí mọ́ fi lé wa Nàìjíríà tí ẹ bá wo television satellite ẹ bá wòwó ẹ bá túnmẹ̀ sí Jazeera àbí Arabiya BBC ẹ bá rí tí ń ṣẹlẹ̀ ní Cairo ní jimá lónìí àbí lánàá yìí àánú sí àwọn mùsùlùmí ni o èyí náà lè yóò fi gbogbo ọlọ́mọ sànú àwa náà ọ̀kan lè yẹn máa ríwò tí ẹ máa fi ṣe làkáì ọlọ́mọdàmú wa Nàìjíríà lè wò ọlọ́mọdàmú wa lẹ Yorùbá o mọ́kògùn wọlé wa mọ́kòtẹ̀ wọlé wa àwọn àgbàlagbà tí kolobákolobà bá láyé jọ 1956 kọ́ ẹ máa rántí bá ẹ máa rántí ìgbítà yìnyẹn kí tá pọ́rọ̀ bá ká lọ ní àmà fífá kún kò ní déédé bẹ́ẹ̀ bá bá orí bẹ́ẹ̀ ẹ́dàpọ̀ ẹ̀sàdúrà dáadáa o ìbò náà wọ́n fẹ́ dì ló ti wàhálà ní Tunisia yìí ìbò náà wọ́n fẹ́ dì ló ti wàhálà ní Cairo yìí ìbò tá fẹ́ dì kiri ẹni fẹ́ ṣe mùsíbà ti palẹ̀ mọ́kalẹ̀ kọ́lọmọ́sà bá wa ká wọn lọ́wọ́ kò ọlọ́mọ́ dáná súnlé wa mọ́ sí wá ní dàháyá mọ́ sí wá ní ẹ̀ẹ̀rẹ̀ léyà ìbò dídì tẹ́jẹ ọmọ sàndídì táwọn ọmọ gbé àwọn èèyàn Cairo wọ́n lọ kó sí ibi tílẹ̀kún wọ́n náà èèyàn náà ló kú dálẹ̀ báyìí nítorí ọlọ́mọ́sá sànú ẹni kọ̀kan wa àbùrìyá mẹ́mẹ́ tí ọmọ mẹ́sẹ̀ tí ń lọ rẹ̀ jẹ́jẹ́ ọlọ́wọ́lá pé àti ẹ̀ rọ́jú pèrò arọ́jú pèrò ṣàánú wa lọ́sàn ṣàánú wa lóru ṣàánú wa núlé ṣàánú wa lóde ṣàánú wa lérí ọmọ wa lérí ìyàwó wa lérí ọkọ wa lérí Allahumma anta bi hawa alim وعلى قضايا قدير وهي عليك يسير ومن علينا بقضايا يا رب يا رب العاصبين يا يا رب يا رب اللهم أنت الكل ومنك الكل وفيك الكل وفيك الكل ولك الكل وعليك الكل وإليك الكل وأنت لكل وكذا كل ولا ولا قوة آه، إلا بالله بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم آمين بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون آمين يا رحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا آمين يا رحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت له جنات الفردوس نزلا بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات يجعل لهم رحمة نوتا إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم آمين بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون آمين بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك رفاه الكبير آمين إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية آمين آمين مكلا مكلا آمين آمين آمين آمين آمين آمين bẹ látòrí àjúwà mú ní ìkọrí ọgbà adóra fáhazán dàrú ọba jáánú fúlàní ọba fàzásí ọlọ́kẹrin nítorí gbogbo àwọn sáàlẹ̀ dákọ tí wọ́n sẹ̀rẹ̀ làrùkí àmà láìpẹ́ ìlọ́kùnrin lóbìnrin mọ́tàbà kẹwọ́ ọ̀rọ̀ ṣe ìyàwó ọmọ wa lọ kẹwọ gbogbo islam lágbàáyé lọ bá kẹwọ ọlọ́ndákùn gbà àdúwà wa àbọ́ ti gbà fún tẹ́ ńlá ọlọ́ndákùn gbà àdúwà wa owó àdúwà náà ló kú láì Lérí èlò, lérí èlò orí owó ni, ẹ́? 5,000 àfáàwò ní ẹ̀dàpọ̀ wọn nínú àwọn ẹlẹ́gbẹ̀lẹ́ wọ́n 5,000 ẹ̀wọ̀n á gbé wákà nígbà táwọn èèyàn gbé wákà yìí mọ̀ yá àtàrí ẹ̀sọ́dọ̀ ara mi ọlọ́ndá àfún ẹ́ alájọ́ àbàfíìrù alámì 10,000 naira Allahu akbar ọlọ́jẹ́ mọ́ rí sí ọ ọlọ́ndá àfún gbà àdó àmì ó ti àárín kan kálùkú wá ń wí Ọlọ́run dákùn bá àdúwà mi, ọlọ́run dákùn sàánú mi. Ẹbẹ́ ni korúkọ náà sílẹ̀ tẹ́ mú wá tọ́nà bàbá. Ọlọ́run dákùn sàgbéjà mi bọ́ ti ṣe fọ́ndẹ́ ńlá, ọlọ́run dákùn bá àdúwà mi. Báwo ni èrí sí ìdàgbà sí ìdárúgbó? Tọ́kàn wúwo ogun sínú ẹ̀kí bá sórí ọlọ́run